إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbò fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala atọ́rọ alikun kí a ti gẹ̀rọ ọba fún annabawa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ibi tí a dé nínú tíra durusun fi sharhi nawaqid al-islam tí a sheikh ibn fawzan il-fawzan tó fi ṣàlàyé nawaqidul islam ti al-sheikh muhammad ibn abdul wahhab o náà ni a naqidu ẹlẹ́kẹta nǹkan tó wọ́n ba islam jẹ́ ẹlẹ́kẹta o náà ni man lam yukaffir al-mushrikin ẹn tí ó bá pè àwọn olùṣẹbọ tí ó bá pè wọ́n ní kèfèrí aw shakka fi kufrihim àbóse méjì níbi ìjẹ́ wọn aw sahhaha madhhabahum àbútí ẹ̀ sọ pé ojú ọ̀nà tí wọ́n rìn ó dá kafar irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí o so irú ẹni bẹ́ẹ̀ ó di kèfèrí so ibi táwá dé níbi tán ti ń ṣàlàyé abala yìí òun náà ni àwọn nǹkan tí ó tẹ̀lé ìpé kèfèrí ní kèfèrí àti pé ẹni tó bá pé kèfèrí ní kèfèrí o ẹ ma ra wọn nǹkan nínú wà rẹ̀ tó nínú bí ó sì ṣe máa bá wọn ṣe so aláwọ̀kọ́ wọn náà ni pé yóò kórìíra àwọn kèfèrí yóò sì mú wọn lọ́ta àìsí sàlàyé ilé pé ìkórìíra àwọn ìmú wọn lọ́ta so ìmọ̀ wo maslaha ìmá ṣe iftihat àwọn olórí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn alámàrí so but síbẹ̀síbẹ̀ ọ̀ràn yẹn ni wọ́n mùsùn gbọ́dọ̀ kórìíra kèfèrí ó sì gbọ́dọ̀ mú wọn lọ́ta ó sì gbọ́dọ̀ mú wọn láyò kódà kó sí pé wọ́n súnmọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tólùṣẹbọ bá kú àbí kèfèrí bá kú mùsùlùmí e dáyà kọ ìsìnkú olùṣẹbọ àbí kèfèrí mùsùlùmí e dáyà kọ́ musulmi dáyàkọ́ so kíkà pọ́ sí ní gbogbo ẹ̀ àmá tó bá yí pé kò sẹ́nì kankan tí ó sin wọ́n kà sí kíni wọ́n kà gbẹ́ kòtò wọ́n sì sọ sínú kòtò wọ́n sì bọ́ so that kò ní fi ní eh, àwọn ará àdúgbò lára tó bá yí pé kò sẹ́ni tí ó sin àwọn church member wọn gbọ́n wọn yà sí so wọ́n dẹ̀ mẹ́rin wá pé aliyu radiyallahu anhu nígbàtí Abu Talib kú anábi pa aláṣẹ pé kó kàn lọ sí sódà kò ní máa kó kàn lọ bó máa bó sínú yẹ̀pẹ̀ sódà kò ní ní àwọn èèyàn lára ẹni tó ràn nábi sallallahu alaihi wasallam lọ́wọ́ ni o ìwọ tó gbọ́njà nábi lọ ẹlẹ́kẹta wọn náà ni pé mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò sì ní jogún mùsùlùmí so wọ́n ní àwọn kèfèrí o àwọn tí wọ́n jogun rẹ̀ àwọn kèfèrí bí ẹgbẹ́ rẹ̀ náà ni so àwọn kèfèrí bí ẹgbẹ́ rẹ̀ àwọn náà ni wọ́n jogun wọ́n ní ìjẹ́ kèfèrí nínú àwọn kan tí ma ń kọ lí èyàn nínú ogun ni ẹlẹ́kẹ́rin kò tọ́ kí kèfèrí kèfèrí ọkùnrin ó fẹ́ mùsùlùmí kò tọ́ kí John fẹ́ Aisha so látara pé à ń páyà fún ẹ̀sìn obìnrin mùsùlùmí yẹn so ṣùgbọ́n ọkùnrin musulmi òun lè fẹ́ ó lè fẹ́ àwọn tó bá jẹ́ ahlul kitab àmọ́ tó bá ti yàtọ̀ sí ahlul kitab kò lè fẹ́ wọn kò lè fẹ́ wọn gẹ́gẹ́ bí àwọn gẹ́bí àwọn ẹlẹ́bọ gẹ́bí àwọn Ṣàngó sí musulmi ò lè fẹ́ lóní Ṣàngó kò lè fọ́lọ́yà kò lè fẹ́ ọlọ́sùn bákanáà kò lè fẹ́ àwọn Ibrahimi àwọn Niyasi kò lè fẹ́ wọn so àwọn tó bá ṣe rídà kò lè fẹ́ wọn náà ṣùgbọ́n àwọn ahlul kitab lè fẹ́ wọn but pẹ̀lú mẹ́jẹ̀mú òun náà gbé wọn kọ́lọ̀ jẹ́ kíni minal muhsanat so wọ́n kọ́lọ̀ jẹ́ muhsanat wọ́n kọ́lọ̀ jẹ́ pé wọ́n wà ni so bákanáà kò gbọ́dọ̀ mú kò gbọdọ̀ sí ìpayà pé aburú tó lágbára ó ṣẹlẹ̀ látara rẹ̀ a sọ fún wa pé májẹ̀mú eléyìí ò sí so Muhammad bin Salih Al-Uthaymeen náà mention rẹ̀ so kò gbọdọ̀ sí ìpayà pé Ọlọ́run bá tó sọ fún yà pé èyàn gbọdọ̀ fẹ́ tí a bá fẹ́ kéfèrí kó jẹ́ mọ́sánà so bó wà lọ́nà ọwọ́ sí a sọ fún kó jẹ́ kéfèrí kó fẹ́ kéfèrí tó bá pé wọ́n náà di kéfèrí látara rẹ̀ so ṣe ọlọ́wọ́n bá tún dáàbòbò ìdúdó rẹ̀ so lò pọ́lọ́wọ́n bá yẹn kò ní dáàbòbò ẹ̀sìn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni so tó bá ti mú aburú tó lágbára wájú tí ó wà affect yánú ẹ̀sìn yàn báyá bí ẹni tó fẹ́ fẹ́ yóò pò kò ní gbà fún ọ bí ó sì sọ ọmọ rẹ̀ di kèfèrí bí ó sì sọ ọ náà di kèfèrí ní ó wá tọ́ so kò sí kò sí èyàn gbọ́dọ̀ tẹ̀síwájú pẹ̀lú orú nǹkan máyàn kọ́lá àwọn afá mi sọ pé èèwọ̀ ni wọ́n ni khamisan wọ́n nílẹ̀ karùn so nínú àwọn nǹkan tí ó ṣe yàtọ̀ láàrin à pé só gba kèfèrí kèfèrí tòótọ́ só ṣe tekfiri àwọn kèfèrí so àti nínú àwọn nǹkan tí ó jẹ látara pé yàn kèfèrí kèfèrí ta fi hàn só se ni ń gbọ́ só sì gba so sì mọ̀ túnmọ̀ pé wọ́n jẹ́ kèfèrí ní tòótọ́ báyìí so wọ́n bá wọn lò níbàlò kèfèrí báyìí ẹlẹ́karùn náà ni pé wa min al-ahkam al-mutarattibati nínú àwọn ìdájọ́ tó tẹ̀lé ala takfiri al-kuffar lórí ìpé àwọn kèfèrí ní kèfèrí wal bara'ati minhum àti bọ́pàbọ́sẹ̀kónú wujubul hijrati ala al-muslimi min biladihim ọ̀nà èèyàn ní lórí musulmi kó ṣe hijira kò nílùú wọn subhanallahi alazim so ma ahwajana ila mithli hadha fi hadhihi al-awqat a ní bùkátà sí àwọn nǹkan tó ṣe báyìí ní arásìkò yìí tẹ́ra àwọn èèyàn wó pé àwọn musulmi àmá wọ́n rí bí oríire káàmọ́ ó tún bá sọ́ yìí bá wọn kó ó tún dọ́gbọ́n so ẹlùmí o mọ́ dọ́gbọ́n ẹlùmí tún pláàni bí ó ṣe mú ìyàwó lọ bí ó ṣe mọ́mọ́ lọ ó fẹ́ kó bá wọn so wọ́n ni wujubil hijrati min ala al-muslim ọ̀rọ̀ yẹn ní lórí musulmi so min biladihim láti kó nílò àwọn kèfèrí ẹ̀yẹn ẹ̀wọ̀n nǹkan tí wọ́n dánwò láìpẹ́ wọ́n fẹ́ ṣe eré àgbánláyé àìníkan ṣe ti gbogbo àgbánláyé wọ́n fẹ́ ṣe àìníkan ṣe ti gbogbo àgbánláyé wọ́n wá ń wọ́n ṣe kí ló kọ̀rẹ̀ wọ́n wá ń tẹ́m̀bẹ̀lẹ̀ ànábì ọlọ́run ọba so wọ́n fẹ́ ṣe eré gbogbo ayé so eré ibi táwọn èyàn ti máa ń fọ́nú fọ́ra tí wọ́n ma gbá bolombló sínú àwọn so wọ́n rò pé táwọn bá ti gba ìgbésí ayé àwọn ó ti dá ẹlòmí ò tún ma ké sẹ̀lẹ̀mí ò túnmọ̀ ké so kọ́lá ẹ̀lẹ̀mí ò tún ní òun lọ́lọ́run ibi tí góòlù tó gbá tó jẹ tó dùn ní pé ah ní pé ìkẹ́nu wọn sọ pé al-Messi huwa al-ilah wal-ilahu huwa al-Messi so eléyìí kèfèrí ó di kèfèrí ni ò kèfèrí ni ò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpé àà ah, god ni ẹni tí wọ́n sọ sókè náà ìfẹ́ tó ti ní fún ti jù tọ́lọ́wọ́ bá lọ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti ẹlòmínà ti ń gbá tẹ́nìsì ti ń gbá basketball gbogbo àwọn ọ̀ràn eré ayé táwọn èèyàn sọ di iṣẹ́ ẹ̀wọ̀n pé eré ti padà lágbára débi pé ó tún padà di iṣẹ́ láyé sí so wọ́n á fẹ́ ṣe gbogbo àwọn eré yìí ní tí wọ́n fi bẹ̀rẹ̀ ní pé wọ́n yẹ̀ yà nẹ́bí ọlọ́run ọba mùsùlùmí sì ń lọ lúrẹ̀ ó sì ń lọ ó sì jọ ń lóyìn mùsùlùmí mi sì tún lọ wọ́n sì tún sọ fún yíṣẹ́ ń ṣe rí yíṣẹ́ ń kọrin yíṣẹ́ ń lagiri so ó wà níbi nílùú àwọn tí wọ́n ti ń jẹ pẹ̀lú ànẹ́bí ọlọ́run àtàwọn tí wọ́n ń dó tì wọ́n lẹ́yìn àtàwọn tí wọ́n sọ kankan pa so ó sì ń rí wípé ààrẹ mùsùlùmí inú rẹ̀ sì ń dùn wọ́n sì ń sọ fún òsì bọ́ sí tún lọ adídídí ọ̀rọ̀ pé torí pé ó sì lọ́lú èbó ti gbẹ́jù gbogbo èèyàn lọ àwọn èèyàn fọ́nì gan dákun tó bá ti ẹ̀tẹ́ gbogbo èèyàn sáláfí lọ́wọ́ tán ìwọ̀ tó yẹ pé kọ́ tó kún lé òpónú ni ọ́ ọ̀rọ̀ pọ́ délú èbó wá ti di ọlọ́gbọ́n èèyàn ẹgbẹ́lòmí wọn ń ṣe báyẹn ẹgbẹ́ àmọ́kò tó lọ a mọ́ bí láàkà ilẹ̀ sí ma nínú àwọn awámù tí ẹlẹ̀yàn sọ báyìí ọ̀ níbí wọ́n ni ọwá débẹ̀ tán wá rò pé kílọ́kọ́ rẹ̀ o rò pé gbogbo láàkà ilẹ̀ lọ ti ní kéèsì láàkà ẹ̀ but ó fẹ́ ma fẹ́ nìyàn ẹwà rí ibẹ̀ gangan náà ni ó ti wá ma wá sọ gbálagbàlá gbogbo èèyàn pàṣẹ ogbó sí máa ń ṣe kó tọ́ lọ náà nì kó ọba tọ́ka tó dé ọdún yáyà pé àti náà nì so fàyẹ́jìbọn alẹ́lẹ́ mùsùlùmí ọ̀nà yẹn ni fún ọ mùsùlùmí tó ń gbọ́ ọ̀nà yẹn ni fún ọ àwọn mùsùlùmí ò fẹ́ gbélé kódà àwọn afẹ́ ilé ìsọlé ìfáwọn èèyàn so àwọn afẹ́ ilé ìsọlé ìfáwọn èèyàn torí àti mọ̀rọ̀ àwọn afẹ́ àtànsọ àwọn afẹ́ àsúfí àbáwọn afẹ́ ń jálàbí àbí àwọn tí wọ́n pàpẹ mọ́ra súnnà tí ṣe pé súnnà jìnà sí wọn ẹgbẹ́ owó àbáwọn yóò ṣe kó wá náà láwọn náà wá so àwọn àfáà ẹ̀kọ́ wá ní gbogbo àwọn kàbáyé ní ìfẹ́ sọ́rọ̀ àwọn kàbáyé fáwọn èèyàn kí ní ìdí ìwọ́n náà rí pẹ̀lú lè bóò ló ṣe rí pẹ̀lú lè tó àwọn sọ fáwọn èèyàn kan má fi ìlú rẹ̀ a sì ń sọ fáwọn a sì ń sọ so èyàn sì ń sọ lórí mímbà rí nípa pé sẹ́ àníṣẹ́ ìmọ̀ lọ́lọ́ àwọn kèfèrí kò tọ́ o fẹ́ bayé ara rẹ jẹ́ gẹ́gẹ́ mùsùlùmí o fẹ́ bayé àwọn ọmọ rẹ jẹ́ o fẹ́ jẹ́ kí islam tán lójú ayé rẹ báyìí so wọ́n ni fayajibu ala al-muslim ọ̀nà yẹn lórí mùsùlùmí alladhi la yaqdiru ala izhari dinihi tí ó bọ́síbù fún láti fi ẹ̀sìn rẹ̀ hàn an yuhajira ila biladil muslimin kó ṣe hijira kún bẹ̀ lọ sílùú àwọn musulmi kama hajara annabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ṣe ṣe hijira was-sahaba tàwọn sahabi firaran bidinihim látara pé wọ́n gbẹ̀sìn wọn sá wala yabqa al-muslimu fi biladil kuffar musulmi òbúdó máa bẹ nílò àwọn kèfèrí idha kana la yaqdiru ala izhari dinihi tí ó bá ti possible fún láti fẹ̀sí rẹ̀ hàn wa huwa yaqdiru ala al-hijra ó sì ó lágbára láti ṣe hijra ó lágbára kúrò bó sì pẹ́rù kan ní ẹni orí gbédá ní tó ìlú àwọn mùsùlùmíyà ẹ̀tọ́ àwọn tó burú tí wọ́n ti ń rẹ́sì sí ah la hawla wala quwwata illa billah àwọn èèyàn wọn ò bàbàrẹ̀ sí ọlọ́wọ́ rárá ayé tí ó ti fọ́lá káìrìn ìbàtán á délò àwọn mùsùlùmí bóyá àìní tẹ́rbíyà burúkú tí wọ́n ti kó láwọn ibi tán ti kó náà ni wọ́n sàbẹ̀rẹ̀ sí rí gbogbo àwọn kan táwọn obìnrin mùsùlùmí ti fún wọn láìdáa

ibi táwọn musulmi ti yẹ́rẹ́ sí ṣe ọ̀rí láìdá ibi táwọn musulmi wà ọ̀rí láìdá ibi tí wọ́n ti máa fọ́sí wọn pé tọ́ ọgbọ̀dọ̀ sọ pé kí lọ́kọ̀ rẹ̀ ọkùnrin lè fọ́kùnrin òní láìdá dẹ́kùn kí wá sẹ́kùn fọ́nú ìmẹ́ kí ló sẹ́kùn fọ́nú ìmẹ́ tó yí pé in tó gbọ́dá fún àlájé yìí ní gbogbo wà pé à ah, gbàtàwọn débẹ̀ Ha. Ah, ojú àwọn rí ojú rí tó pé ojú rí tó pé hàn wọ́n wá ṣe wá básubásu ẹlòmí bóyá jàgbàjàgbà náà ló bá lọ pé ojú rí tó pé àwọn kílùkọ rẹ̀ àwọn way of life mẹ́ pé kò wà convenient fóòmù nípé àwọn èèyàn tún nípa àwọn èèyàn hash àwọn èèyàn àti ìwà ìwà tó bá lè tẹ́ gbogbo èèyàn olè tán náà ọba olùpọ́nà ọba kò ní kò mọ́ tó wà lọ́kàn rẹ̀ kò dẹ̀ mọ́ àkíkọ̀ nǹkan rẹ̀ máa parọ́ fún gbogbo èèyàn láyé bákanáà nínú àwọn ẹlòmí èèyàn rẹ̀ lòmí gbogbo nǹkan kanáà lájọ máa sọ lórí social media pé à ah, ìlú àwọn kèfèrí mọ́ lọ bẹ̀ ó burú jáyọ kìníkàkìníkà wọn àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí kó ìwà mẹ́ ẹgbọ́ tí lọ ti parí ilé ìwé òsì tọ́lọ́lọ́ sí ẹ̀ẹ́ kìníkàkìníkà so wọ́n nífẹ̀ẹ́ ìfẹ́ ayé náà ni ẹ wá rí pé ibi táwọn èèyàn tó wọ́n láwọn ń se jọ́lọ́lọ́ jù in tó tún jọ ayé yẹn jù náà ni ẹ̀ẹ̀kan ní ẹ pé òun fẹ́ ṣe ìjọ́lá sí àwọn mùsùlùmí ìbọ̀lọ́lọ́ fẹ́ ṣe ìjọ́lá lọ ní UAE dọba Dubai pé Dubai àbí Qatar ọ sàdákọ̀ àwọn ọdún tó lóhun pé ah, Libya náà kọ́ Libya náà kọ́ ẹ̀ àbí kílòkọ́ rẹ̀ àbáwọn míì náà ọ sí dákọ̀ àwọn míì náà àti ìgbé ìfi ayé ni so èyí tó tún súnmọ́ ayé ẹ̀jù náà làwọn èèyàn nífẹ̀ẹ́ wọ́n a mọ̀ wọ́ọ̀kì excuse fún àwọn tí ò wọlé lọ́dọ̀ ọmọ àwọn so wọ́n ni fayajibu ala al-muslim wọ́n ni ọ̀rọ̀ yẹn ni lórí musulmi o alladhi la yaqdiru ala izhari dini tí ó pọ́sífù fún láti fẹ̀sí náà an hajjara ila biladi al láti ṣe hijira lọ sílọ àwọn musulmi an hajjara ila biladi al ní kó ṣe hijira lọ sílọ àwọn musulmi kama hajjara an-nabiy sallallahu alaihi wasallam wa sahaba gẹ́bí annabi sallallahu alaihi wasallam àtàwọn sahabe ṣe ṣe hijira firaran bidinihim lẹ́ni tí wọ́n gbé ẹ̀sìn wọn sá wala yabqa al-muslimu fi biladi al-kuffar musulmi ògbùdọ̀ máa bẹ nílò àwọn kèfèrí idha kana la yaqdiru ala izhari dinihi tí ó bá sì pọ́síbù fún láti fẹ̀sí ẹ̀nà hàn wa huwa yaqdiru ala al-hijra ó sì pọ́síbù fún láti ṣe so qala subhanahu àwọn lómi ti gbọ́ ọ̀rọ̀ hijira yẹn kò sí mọ̀ pé ìmánu ohun ohun tí bíúdẹ̀ tó bá wọn yíwa délọ àwọn musulmi ìwọ tó ti délọ àwọn musulmi pé ọ̀rọ̀ burúkú ló ti ń sọ ń pa táwọn musulmi sí o ti ṣe ìjírá kò nílò kèfèrí o bọ̀ ibi táwọn musulmi ti ń rí ẹ̀sí ọlọ́wọ́ bá ṣe ọ̀rọ̀ burúkú ló ń sọ ń parẹ̀ bí a pé àwọn yẹn àwọn obìnrin wọn wọn ò gbọ́n so àwọn ọkùnrin wọ́n dẹ̀ rí wọn oppress so wọ́n rí kíni wọ́n rí multiple wives fẹ́ ń bẹ̀rẹ̀ tí wọ́n sàmọ́ ní west ń bí o mọ́lọ̀ fẹ́ dábàá multiple wives kéèsè fún àwọn ó ń takò ìdájọ́ Ọlọ́run Ọba ni irú rẹ̀ yìí gbogbo èèyàn gbogbo èèyàn ní ọmọ dẹ́gbọ́n ah it's not possible ni you want to make hijira it's not possible ni so eh, gbogbo oǹkàlùkù kẹ́ tara wọn ó ṣe hijira ìlú àwọn ìlú táwọn musulmi tí wọ́n ti rí ẹ̀sìn Ọlọ́run Ọba practice ó tún lálà sí àwọn nǹkan yẹn sósà ti fẹ́ lẹ́bù rẹ̀ ẹgbẹ́ owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí a pé bàbá tí ń wọkọ̀ tí pé bóyá tẹ̀kí ní wà tí ò rí ju bóyá bí tí ò rí tí ò rí ju tọ́rọkọ́bọ̀ lọ́lọ́sù ọwá arọ́bìnrin tó yí pé kílọkọ rẹ̀ tọ́rọkọ́bọ̀ tó ń rí tó wá lè máa fún ní 1% rẹ̀ ó tó dákun ṣé gbogbo èèyàn ló lówó kó tó di pé ṣe rọ̀ níbẹ̀ sáà sọ pé kò lówó ló ilé ìfẹ́yàwó kejì sáàlẹ̀ sọ bẹ́ ṣe àwọn tálákà náà ni o but ah láyé láyé àlẹ́ sọ bẹ́ torí pé 1% yẹn ó lágbára láti lè máa fún ènìyàn náà so kí ló kọ́ rẹ̀ ó wà relative síra wọn kódà yẹn lè lówó tí ó fẹ́ lómi tí ó sì tún sí pé kò lágbára rẹ̀ lápẹ̀rẹ́sì ó lọ́rọ̀ dáadáa ẹ̀ tó wọ́n fẹ́ ohun tí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yìí bí ìgbà kan ni wọ́n fẹ́ ta ayẹta mọ́sù kan pé California California wọ́n ti mọ́nú mọ́sù náà pé tí tàbá fẹ́ rún jẹ fún lóṣù nípa mọ̀ná 20,000 naira ah 20,000 naira fún mọ́sù lóṣù ọmọ èèyàn gan sáwọn gbà mí 20,000 ma ń bá ní ma ń ìgbà tó bá sáfẹ́rẹ́ sí 10,000 ma ń bóṣù mí gan lọ tó ma ń pé 20,000 lóṣù mí gan ráì àgbẹ́mìyàn bá gbẹ̀rún mú gbárùn mú sùn ó se kíni ó gbà tó jùra ìlọ ni ó fẹ́ kó bára rẹ̀ mí a bá yíò 20,000 nù tọ́rọ kọ́bọ̀ lóṣù fún mùsù mọ́sù sí wà nílẹ̀ tó pé kọ́dá lóṣù ọ lè máa jẹ 1000 ṣe mọ̀ ìdá ń sọ nínà ó wà relative síra wọn na ẹ̀ lè fi wé bẹ́yìn ti ṣe bẹ́yìn ara west àwọn tó west bọ́n ti ṣe gbáyé ga tán nífẹ̀ẹ́ ayé tó yí pé in tó kéré jù táwọn rò fi satisfy ìyàwó mẹ́rin bí ṣe mọ̀ èyí tó kéré jù tí ó fi satisfy ìyàwó ẹyọ kẹ́mẹ̀rún yóò fi fẹ́ mẹ́rin tó máa gbádùn ọfẹ́ ilé ma jẹun mẹ́rin láàárọ̀ lọ́sànlálẹ̀ ó wà relative sí àwọn náà so bàbá tó ń rí pé torí àwọn èèyàn ò rí lẹ́bù kankaná ó yí sí lẹ́bù kankaná tí ẹ̀ bá fẹ́ni tó wọ́n wà lẹ́bù rẹ̀ ní lẹ́bù ti ẹ̀ náà ó lè jábúrú so kó lè jábúrú bẹ́ẹ̀ wọn ìwọ tó ọ̀ tó ọ̀ ṣe hijira kò nílò àwọn kèfèrí o tún wá ń bẹnu àtẹ́lù nǹkan táwọn mùsùlùmí ṣe o wá rí àwọn mùsùlùmí bí aláṣejù wallahu al-musta'an tẹ́ àwọn ti lé jù ẹlòmí rò pé

wọ́n ti tira wọn bọnú zulmù wọ́n ni haula alladhina tarakul hijra àwọn tó sì pé wọ́n fi hijra lẹ̀ qalu fima kuntum ó sọ fún ọgbẹ́ kílẹ̀ wà lórí ẹ̀láyé àti kílẹ̀ ṣe sí situation yìí láyé orí pẹ̀lú kèfèrí ló wà náà ó dẹ̀ wọ́n lè decide fúnra wọn ẹ má gbọ́ ẹ má gbọ́ hypocrisy yíò ọmọ o lè decide pé òun lè dobìnrin kó sì gé ìtọ́nà ọba fún tí ó fi ma máyàtọ̀ láàrin ọkùnrin tí ó fi ma dáyàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin kó gé ìdànù ọmọ kékeré lè ṣe àbí kọ́ máa náà kọ́ máa kọ́kọ́ fún láwọn kílùkọ́ rẹ̀ àwọn eh, puberty blockers náà wọ́n pè yes so wọ́n ma wọ́n ma rọ́ láwọn kílòkọ́ rẹ̀ àwọn abẹ́rẹ́ hùn so wọ́n ma gún láwọn abẹ́rẹ́ hùn tí ó ma bá gbogbo ìgbésí ayé rẹ̀ jẹ́ so wọ́n lọ́mọ kékeré ìwọ ọmọ kékeré lè decide báyẹn àmọ́ ma 15 16 kò gbọdọ̀ mari ó lè ṣe jìnà o ẹ má sì wá gbọ́ so àwọn ìbò lẹ́yìn ahọ́n àwọn ìbò ní sọ fún yíò 50-60 ah kò lè mari ah but all lè ṣe zina kò sí tó burú bẹ́ ó lè ní boyfriend tambasa ti jẹ́ jẹ́ the same age àbí wọ́n jọ wà age, same age bracket so wọ́n lè wọ́n lè ṣe máa bára wọn ṣe zina lọ àmọ́ 15-16 ah ara ọ̀ kò lè mari wallahi wa billahi a ní kò lórí nǹkan tí islam wà lórí gbogbo ayé wà kó so torí pé àbòsí ni gbogbo kíní yìí ṣètọ́nù báwọn bí ṣètọ́nù sì bá yí jẹ níwà ẹlákùn bò lè yóò sì sọ pé ọmọ lè sọ pé òun lè fẹ́ dóbìnrin ìtọ́nà ọba fún tí ẹ fi máa ń ṣe láàrin ọkùnrin àtóbìnrin pé tó bá ti gba àwọn kílòkọ rẹ̀ tó bá ti tán bá ti rọ́ láwọn kẹ́míkà wọn àwọn kẹ́míkà burúkú tán bá ti rọ́ sínú gbésí ayé rẹ̀ tó bá padà wá yá tó bá ti wá pé yín tí wọ́n lè wá sí kíni fíù ó lè bẹ́ẹ̀ dànù so change ohun bí obìnrin yóò máa wá tánra rẹ̀ wal jununu funun so ìran àrán so tíyàn bá lè tíyàn bá lè tíyàn ìbá lè tọ́ lọ́dọ̀ yìí ah, ọmọ 15 bàbá rẹ̀ ìyá rẹ̀ wọ́n rọ́kùnrin tó dáa gbogbo èjì tí ó bá jẹ́ ẹmọ tó mọ̀ sọ àwọn wẹ́tì kan wà tán ti ń lò wọ́n ni ẹ̀ eh, a child how can a child be marrying an how can you be marrying a child to an adult but child eh, lè ṣe zina ẹn ṣe o lè máa ṣe tó bá wù a lè boyfriend girlfriend ní high school o lè máa ṣe gbogbo tó bá wù gbogbo nǹkan tó bá wù ló lè máa ṣe so wọ́n a máa lo àwọn alfáàzì tí ó máa fi dá nǹkan rú ara ẹ̀yìnlẹ́ẹ̀ẹ́ tó bá yẹ ṣe pé 17.5 lẹ́ni ẹwà 17 months and 6 17 eh, years and 6 eh, months 17 years and 6 months ló wà tó bẹ mari child náà lọ mari yẹn kò gbọ́dọ̀ fi 1 hour lé kò gbọ́dọ̀ fi 1 hour díkù náà sallallahu bihamin sultan ibọ̀lọ́lọ́run ti ṣe lè ibolo lọ́hun ti sọ ilé ìkalẹ̀ ọmọ agrisi ìyá agrisi bàbá agrisi ọkùnrin tó lẹ́sìn gbogbo tí kọ́lá kọ́mọ̀ ẹ̀yẹn jẹ́ 16 kí kọ́kùnrin tó fẹ́ jẹ́ 35 kó jẹ́ 35 so kó 35 pé ọmọ náà yọnú sí kìí pé nǹkankan torí pé gbogbo alamọ̀ pé tarbiyya tí a bá fún ọmọ in tí ó fi make a decision life yẹn tarbiyya tí a bá fún ọmọ pápá jùlọ ọmọbìnrin so in tí ó fi make a decision life yẹn wọ́n wá fi jí ká fún ní tarbiyya rú tarbiyya yẹn àyíkú tarbiyya yẹn ni salafis gbọ́lọ̀ fún ma fún ma tarbiyya tó ṣe tán bá fẹ́ gbèjà ọmọ gan wọ́n tún padà jẹ̀bi tọmọ ó takò wọn tọmọ ó kó bá wọn irú tẹ́lẹ̀bí àyìn ni bọ́sá gbọ́rọ̀ mọ́ fún wọn bọ́ wọn ò fẹ́ nǹkan báyẹn àwọn ọmọlẹ́yìn ṣe ìtọ́wọ̀n ò fẹ́ nǹkan báyẹn wọ́n fẹ́ káwọn ọkùnrin àtòbìnrin àwọn ọmọ kéèkèé kí kán máa bára wọn sùn lọ kán máa fúnra wọn lóyún ọmọ ẹlòmí ti lóyún 16 nígbà wọ́n 16 ó ti lóyún ó ti ṣẹ́ ó ti wá wà ní 24 báyìí kò sí ti mari so ní tí wọ́n fẹ́ nìyẹn káyé dàrú kí ṣe ìtọ́run máa jọba lọ so ní tí wọ́n fẹ́ nìyẹn bàbá àgírísí ìyá àgírísí ọmọ náà rí pé ah nǹkan yìí kò sí tó burú bẹ́ẹ̀ but 17 Yes, six months ní kò wọlé lọ́lọ̀ tí wọ́n ah inú islamu tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam kò sí tó burú mẹ́ but ṣe ma tán ma ń ṣe ọgbọ́n na ma ń ṣe wọ́n dá gbogbo nǹkan tí yẹn rú wọ́n dá in tó ni àwọn alfáàfí wà táwọn tọ́lọ́ ma ń lò wọ́n ni tí ń sọ ní pé supporting child marriage nínú gbogbo tí mo sọ sí mo dákọ̀ child ṣe charge ni ṣe gbogbo wà tí mo ń sọ̀rọ̀ ṣe charge múra kan ẹ ma wo kí ẹ fẹ́ ṣe ìstìntọ́kù yàn ṣe charge múra kan gbà gbogbo wà tí mo sọ̀rọ̀ ṣe charge múra kan tòun náà tún is supporting wọ́n tún mú mi wọ́n ni is supporting child uh, first child marriage first child marriage ẹ̀rọ mú ìgbogbo nǹkan tí mo sọ sí mo lákọ fọ́sí mẹ́ kan fọ́sí ẹ̀ ẹmọ tó mọ̀ sí wọ́n lọ mú àwọn nǹkan tó wà extremes wá so that àwọn èèyàn lè gbọ́ yé bí wà pé tó wà extreme yẹ lọ ń sọ wallahi wa billahi kìí sin téèyàn sọ ni pé ah, àwọn èèyàn burúkú láyé tó máa ń kidnap àwọn kéékèèké so àwọn èèyàn burúkú pọ̀ láyé gan àwọn èèyàn olórí ó kọ́ tó tọ́ sí wọn náà nìyẹn hákàdà so àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó pé wọ́n mọ́ sí kí ní wọ́n mọ́ ń kidnap àwọn ọmọ kéèkéé so wọ́n lọ ma fi wọ́n ṣe sùta ṣe rí wọ́n a mọ́ láàrin intanso àti ìyẹn lẹ́kùta ló ń sọ́rún gaba ẹ̀ ó tí ò tó yẹn gan èyàn sọ èyí tí ò tó yẹn gan èyàn sọ so but wọ́n fẹ́ yàwòrán yẹn lábúrú ẹ àmọ́ tí gbogbo wọn máa ń ṣe àwọn ọ̀tọ̀ Ọlọ́run wallahi ṣaitọ́nù dáwọ́dún bàrà kan aláburú ṣaitọ́nù so àwọn ṣayatini minal jinni wal ins minal ins àwọn náà pọ̀ gan wọ́n sì létè ṣẹ́mọ́ tí wọ́n máa ń ṣe ni pé wọ́n wá sọ pé ni pé look at this wọ́n wá wọ́n kàn lọlẹ̀ haúsá kan ẹ̀mọ̀ pé alhamdulillah àwọn kílòkọ rẹ̀ àwọn sàkọ́fà islamu bó tẹ̀ sí pé bóyá kílòkọ rẹ̀ islamu tó gbádùn olímọ́pọ̀ mẹ́ but àwọn sàkọ́fà islamu wà mẹ́ so bóyá táwọn àgbọ́ yìí bá wà gẹ́nà ni àwọn ọ̀tọ̀ ọlọ́run lè mìíràn rí islamu wà tòun kà ló mọ̀ 70 tẹ́fẹ́ ọmọ 8 wọ́n wá yáwòrán rẹ̀ wọ́n a ẹ̀dẹ́kùn kílòkọ́ rẹ̀ wọ́n ìntẹ́fẹ́ fi ṣe náà ni ẹ̀mọ́ṣẹ̀ náà ni bóyá tó tún wá ṣẹlẹ̀ ní pé bóyá bàbá yẹn yá àwọn òbí rẹ̀ lówó ni wọ́n padà rí san mọ́ ìgbà tó wọ́n rí san wá sí kí ni wọ́n fi fún bàbá ẹ̀dẹ́kùn sí ìntà ń sọ nìyàn ṣe nǹkan tí ṣe gbogbo ilé ìṣẹ́ nǹkan tàà ń sọ nìyàn pé wọ́n yá bàbá yáwó ṣe wọ́n a máa gbogbo ẹ̀wọ́n wa kó sábẹ́ ilé ẹ wá rí mùsùlùmí mìíràn wọn ma bẹ̀rù yá ẹ̀tí ni ó lórí ọmọ ara rẹ̀ gẹ́gẹ́ ni ó lórí ọmọ rẹ̀ gẹ́gẹ́ wọ́n ti ma dẹ́rùbá sùtá táwọn yẹn wá ń ṣe táwọn yẹn wá ń ṣe àwọn ẹlòmí pẹ̀lú àwọn ọmọ wọn bá sùtá tẹ́lòmí ń dánwò nínú àwọn nǹkan tí hàn láwọ ọmọ láti dánwò nínú àwọn tó mọ̀ pé nínú àwọn kan tó mọ̀ pé ọmọ ń dánwò gangan fún rẹ̀ wàláhì ìtọ́mọ̀ yẹn wá sí márì pẹ́yà kò bá dá fún musulmi gbọ́dọ̀ ní láàká ìgan ọ̀ ọgbọ́dọ̀ mọ́ dàgọ́wọ́ pẹ̀lú ayé imagine tó wáyé pé gbogbo musulmi insist gbogbo musulmi insist pé gbogbo musulmi ṣe ṣe ẹnìkan ní choice ah ṣe bí democracy ni clinic of the people kí ní tẹ́ àwọn ìṣẹ́ púpù ní ṣe sáàtún ti Ah, àdún dé bíkù mọ́ so ah ẹ́nà but in tó ma ń fa láwọn tí èlé dórélé lórí òdòdó ẹ̀tọ́ ọmọ tó fọ́nì ṣe rí tàn sọ ì in táwọn tí stick stick. sí orthodox corrupt orthodox form of corrupt Christianity orthodox form of corrupt Christianity so táwọn náà stick sí wà láàrin táwọn náà sọ ni Nigeria ni pé gbogbo àwọn pé kọmọ pé kàwé ẹn pé Christianity Nigeria owó náà ní tọ́bà ti lówó ọ̀sọ́ ríre so ṣe blood o lè cover life rẹ̀ so tọ́bà ti lówó so thunder o thunder o ti strike rẹ̀ so kí ló kọ́ rẹ̀ so ẹ máa ìtàwọn náà ń sọ nìyẹn ìtàwọn sọ yí làwọn náà ń sọ ọ̀nà child marriage ló fẹ́ ọ̀lá àwọn èyàn sì ń tara wọn àwọn èyàn tara wọn so ẹ máa rí yóò máa wá ìtàwọn mùsùlùmí wà lórí ẹ̀ yóò máa wá takò ọwọ́ máa ń lọ àwọn kèfèrí ó tún wá ń takò táwọn mùsùlùmí wà lórí ẹ̀ ọmọ eh, example mi tí mo tún rántí fún ọgbàmá yìí ni irú kàtà sọ lẹ́ẹ̀kẹ́ pé ká lọ mú extreme case wá wíyá bí ẹnìkan ó wá fẹ́ ìyàwó o ó wá fẹ́ wọn sínú yàrá kankaná so wà tó wá fẹ́ wọn sínú yàrá kankaná ó tó wọ́n sàbọ̀ sí fúnkanú wọn wọ́n kà lọ pẹ́lẹ̀ ìsinú náà sí wọ́n wá fi yàwó náà pé gbogbo ẹni tóhun náà ń fẹ́ àwọn méjì bó ṣe rí nìyẹn ọkùnrin di dìrìn tóhun náà tó ti kókòkókò tó yẹ pé kọ̀fẹ́fẹ́ yàwó kejì bọ̀ yín gbádùn sí náà gbòrò yín gbádùn sí ẹlò yín gbádùn sí náà sámsámá ẹwà rí bẹ yóò mọ̀ kọ́mẹ́ntì rẹ àwọn àfáà yóò kí ń lò láákàì ká ló lò láákàì tí wọ́n ń lò tọ́ fi ń jẹ àrámọ̀ ọlọ́run ẹwọ̀n ò kí ń lò láákàì pé wọn ò ní níkàpá wọn lọ máa fẹ́ yàwó kejì ẹwọ̀n wọ́n sàfẹ́ ṣètò ń sàfẹ́ ìbáwọn yóò ṣe dìyàn ní tó ṣe pé ìwọ náà gbọ́dọ̀ jẹ́ wọn lẹ́yìn ṣètọ́nù o gbọ́dọ̀ fún fáwọn èèyàn lẹ́yìn opportunity láti yàwòrán Islam bí ó ṣe dá o gbọ́dọ̀ fún àwọn èèyàn láti yàwòrán Islam bí ó ṣe dá sẹ́wọ́n ní kìníkà ní pé kìní ẹ̀ṣẹ́ bẹ̀rẹ̀ ní generation ni àwọn tó wà lókè tiwa ni tẹbá wo generation àwọn grandfathers wa kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn grandmothers wa tí mímọ̀ bóyá bí wọ́n marry bóyá bí 15 16 ṣẹ́rí kí ní ẹṣẹ́ bẹ̀rẹ̀ ìgbà bí àwọn ìròrí gàrígíyà bí ṣe ń wọlé sí kí ní ẹ̀ ń tàkàtì wo àwọn generation tó wà lókè wa ẹwà ó wá ń burú sí ní wọ́n burú sí grandmother ti ẹ marry ní 16 generation tó máa ó marry ní 21 generation tó ń kú ó ti di 26 báyìí tó wá padà yá ọlọ́mọ yìí káwọn yẹn padà máa ń di 35 ní tọ́ wọ́n mọ̀ yẹnjú ẹ̀ láàrin ara wọn ah, àwọn tó bá gbófin kalẹ̀ fún àwọn ọmọ fi bára wọn lò ẹwà ọmọ tó wá ṣẹlẹ̀ oúnkálukú ma tó dà oúnkálukú sì ma tó tọ́ torípé láìfò eh wọ́láyà àwọn èèyàn kàfẹ́ dá àwùjọ orú sẹ́rí báyíò ṣe ní dámọ́ báwọn yóò kàn sí máa ṣe ìdínà lọ táwọn yóò máa sẹ́yún lọ tó máa ah tó kàn máa lùgbọ́ ọlọ́run lọ in táwọn èèyàn wá in fẹ́ fáwọn yẹn bóò a tó obìnrin ó sì wá lọ fẹ́ pé wọ bàbá wá lọ fẹ́ ọmọ rẹ fún ẹni tó ti 35 40 35 yìí ẹni tó nílà aka yìí ẹni tí ó ní sùúrù pẹ̀lú ẹni yìí ẹni tó lárísìkí tí ó fi tọ́jú rẹ̀ ẹni tó ní kílùkọ rẹ̀ ó nílé dákùn ọmọ yẹn gan tó bá jẹ́ ọmọ tó nílà aka yìí ọ̀rọ̀ kóhùn gan òun náà ní fẹ́rùn kàmáyìí torí pé kílòkọ́ rẹ̀ security tó bìnrin náà tó ń wá ní náà ara kọ̀bọ̀lọ̀ fẹ́ ẹwà rí pé standard yìí náà ló bá wọn ẹ máa wò wàláhì àwọn wàláhì wàláhì kódà kúbò tẹ̀lé òfin àwọn shayatin wàláhì kódà ò nílà lọ́dọ̀ ṣetán òun wò pé tó bá òun wò pé ẹyìn tí yẹn náà sọ ẹyìn tí yẹn náà ló tẹ̀lé mo fi ọlọ́wọ́ bá tẹ̀lé tọ́lọ́run òun ò pé ẹni tó bá tẹ̀lé ṣe ìtọ́nù àwọn ṣayàtíìnì tí wọ́n ṣe gíní wọ́n ṣe gíní wọ́n fi ọlẹ́ àrí kó bá tó bá lo ẹni tí yẹn sẹ́ wọ́n yìí ló against rẹ̀ kí tó wá pa wọ́n ti kọlu tọ́lọ́run kí lọ wá lọ́wọ́ wọn nú ayé náà wọ́n ti wọ́n padà ń criticize káwọn àgbàlagbà náà ma ẹgbà wọn náà sẹ́tì tí ọ̀ tẹ́nìkan bá wá jẹ́ 70 tó bá fẹ́ 20 wọ́n ni ah, ah ó ti pẹ̀lú ah but kí ló wà mẹ́ nínú language these are two consenting adults mọ́tí ma ń sọ náà ni ẹ̀nà kí ẹ̀rọ ọ̀bùn mẹ́ ìdí ni pé aslu ẹ aslu tán fi ṣe nǹkan tí wọ́n ṣe yẹn kìí ṣe aslu torí èjìlá aṣílù kí dáadáa máa wà fóbìnrin wọ́n máa ń believe pé tọkùnrin tó bá dàgbà tó bá fẹ́ obìnrin tó yọ́ǹgì ní pé ó ọ̀pẹ́sì ẹni ó sì wá gbádùn ẹni tó yọ́ǹgì ó yẹ kán ti bá ṣe zìnà dáadáa kó tó lè dọ́dọ̀ wọ bàbá 70 yìí náà gọ́yà tó wà ń bẹ́ nìyẹn gọ́yà tó wà ń nù nǹkan tó ń ṣe nìyẹn ẹ̀rùn pé gbogbo tí ó bá ti pútó obìnrin ní sí lólìpòsí ẹ̀ lọ́dọ̀ tí wọn àwọn òpépò yẹ kó rí bẹ́ẹ̀ a ti believe pé kò gbọ́dọ̀ rí bẹ̀ gbogbo tí ó put obìnrin sí lowly position a ń believe pé kò gbọ́dọ̀ rí bẹ̀ lọ́dọ̀ tí wọ́n gbá tó jẹ́ 20 ìbọn bàbá 70 kí sí pé bàbá 70 náà ní bóyọ́ ti bẹ́ẹ̀ tó ti nílé ó ti ní gbogbo nǹkan tẹ́ni yóò ní fi bẹ̀rù gbogbo tí ó fi gbádùn ìgbésí ayé rẹ̀ gbogbo ẹ̀ lọ́tí ọlọ́run ti fún so wọ́n wọ́n wọ́n pẹ́ pòlò ah, ọkùnrin ó sì wá jó obìnrin lọ kò yẹ kó ṣe pé ọkùnrin yìí kó wá lè gbádùn ẹni tó rí báyìí ó yẹ kó ti ṣe pé lè ṣe zìnà fún gbèsè ayé rẹ̀ tó pọ̀ gan tó bá ti wá ṣe zìnà ṣe kúṣe tó ti dìdàkúdà ìgbà ló wá ṣe wá lè fẹ́ náà ìgbà ló lè fẹ́ kó wá máa gbá torí gọ́ọ̀yà tó wà lẹ́yìn ẹni ẹ̀ so ọwọ́n rò pé ẹ̀ tó bá tẹ̀lé òfin àwọn kèfèrí pé ọlà ah ọmọ ṣètọ́nù in tó fi ń ṣẹlẹ̀ nìyẹn ní sí pé a ní ṣe lọ́dọ̀ wọn náà sí lọ́dọ̀ àwọn kùfàrí tẹni tó bá jẹ́ 16 sin tó bá fẹ́ ọmọ 20 wọ́n ní jù pẹ̀lú rẹ̀ wọ́láì wọ́n ká sọkún problem àbòtí ilẹ̀ rẹ̀ ní 18 ní gílùkọ́ rẹ̀ náà pé 18 ní gíní ìdí ni pé kìí ṣe torí 18 náà ti náà fi dé

wọ́n bínú sọ́nà bọ́lọ̀ ọba sí ń fi ìyà wọ́n lórí àwọn ẹ̀ṣẹ̀ wọn wọ́n rò pé àwọn lè bínú àwọn lè táwọn bá bínú sọ́nà pé bí ọlọ́run change ẹ̀ in tó wà lẹ́yìn protest náà àwọn èèyàn bínú só lórí o kọ́dá lọ́lọ́run bínú sí o gbogbo protest tí wọ́n ṣe gbogbo àtúgbà nǹkan jọba jẹ́ ẹni ànú ní o Morocco ni wal khawarij Morocco so ẹni ànú gbá ní o so but káwọn wá gbé lórí tó ń sọ ń sìn kọ́ fi mọ̀ pé rọ́lọ̀ ń pa òun sọ pé ìjọba lọ ń bínú sí àwọn nǹkan àwọn èèyàn individual lọ́sí lọ ń bàjẹ́ Ọlọ́run ló ń bínú sí yìí kọ́lá Ọlọ́run ló ń bínú sí so irọ́ ni o àwọn kò fárò ní fi ọlẹ̀ ọ̀ kọ́lá mú ń padà wò pé wọ́n tún padà change age yẹn gan tẹ́wọ́n irọ́ kan wà tó ti ń pánsìn wọ́n ti ń parọ́ kan pé ìgbà tí brain ma fully develop tí ìbá tó pé 22 ni ẹ̀dàkùn gbogbo láti 0-22 ma fi ponú lọ ah! ọlọ́run irú kọ́nù olè a bára yà báyìí ah ṣe náà ẹwọ̀n ká báyìí so wọn ò fẹ́ wọn ò fẹ́ ni wọ́n wọ́n wọ́n nù tàbí ah! àwọn obìnrin kọ̀wá ní ṣe kílọ̀kọ́ rẹ̀ ọkùnrin kan yóò ha rí fẹ́ ní young age kò rí bẹ́ ó yẹ ti lòólòkúrò ó yẹ kó ti káyè rẹ̀ ti dìdàkúdà kó tó lè rí náà àlíṣẹ́ ẹjá dìkù ẹjá dí tó ìbádùn yẹn kò fún ẹ ká frustrate ẹ̀ kọ́ tó máa jọ wà ní young age yẹn ká wá zina at least zina ah tó máa bá wọn zina torí tó máa bá wọn ṣe zina kò tí díyàwó rẹ̀ kò tí tàbí ń bá wọn sí zina ó tó fi ń ba ìgbésí ayé obìnrin ẹjẹ́ sí ni so gbogbo tán fẹ́ ni à ọ̀rọ̀ pé ó tẹ̀lé ṣètọ́nù wa fiọ́lẹ̀ ní àgbé ọdílé tí náà ni tí gbogbo musulman ní ara o àwọn òfaramọ́kìní kí pé àìfaramọ́kìní ni pé ma wá protest àbí ìgbẹ̀gbẹ̀ ní ara àwọn mi ṣẹ̀ríà ọlọ́ọ̀bá ti fún mi ní wàlí lórí ẹ̀ 15 khalas so yọnú sí so ti ṣe láàká ilẹ̀ ti dáa màdé wípé ah, nǹkan báyìí ní ṣẹlẹ̀ ó ti understand nǹkan ìmọ̀ lọ́nà tí ẹ̀nà ti train ẹ̀ tó fi gbárùn nǹkan báyìí báyá bí bàbá bàbá tó jẹ́ ń súnnà tó tọ́ but ọmọ yáyàkúyà ma lọ́wọ́ ọwọ́ sàfẹ́ fi tipátipá fẹ́ ọmọ lọ́n 15 ọwọ́ lọ padà parọ́ ah, ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ dáadáa àwọn padà lọ parọ́ ní sọ́dọ̀ àwọn ọlọ́pàá pé ara wọn fẹ́ wọn tó jí òun gbé ní ma kó bá àwọn èèyàn o tó bá ti mọ̀ pé kí lọ fẹ́ ọ̀rílẹ̀ yanjú ma ń fi jẹ darí àwọn èèyàn rú so ẹni tí ẹ̀rẹ́ ti rè báwọn pé wá ẹ̀yẹn ti rè ń rè báyìí so kò jẹ́ bó ṣe jẹ́ o so ó ṣe pàtàkì yàn ibi tá sí lọ ní káwọn èèyàn wà nílò àwọn kèfèrí kó má wá ó tún ti wọ́n ó ti ń go against àwọn musulmi rẹ̀ ọlọ́ọ̀bá sọ pé qala subhana ṣe kọ̀ zan mú ayà ìwá pé innal ladhina tawaffahumul mala'ika àwọn tí mala'ika gba ẹ̀mí wọn zalimi anfusihim lẹ́yìn tó yí pé wọ́n ṣàbòsí fún àwọn haula'i alladhina tarakul qalu kunna mustada'afina fil ard pé a ní pé àwáyé ọ̀lẹ́ lórílẹ̀ ni qalu alam takun ardullahi wasi'a tó sọ fún pé ṣe ilẹ̀ ọlọ́wọ́ bó fẹ̀ tó fatuhajiru fiha gbogbo ṣe gini kó ṣe hijira mbẹ̀ fa ulaika ma'wahum jahannam àwọn ẹni tó ti pé ibùgbé wọn jahannam yóò bàrà jẹ́ wa sa'at masira ó sì burú ní ibùgbé illa al-mustad'afin àyàfi àwọn tí wọ́n lẹ lódòdó tótọ́ min ar-rijal nínú àwọn ọkùnrin wan nisaa àtàwọn obìnrin wal wildan àwọn fàtú àwọn mustad'afin gan bí nínú àwọn rijal ó bẹ́ àwọn tí wọ́n já láàrọ̀ tán fọ́jú tán rọ̀ tí wọ́n fọ́jú bọ̀ tó ní kápá olẹ́sẹ̀ méjèèjì àwọn yóò tún wá dé ìlú àwọn kèfèrí kan tún mọ́ ṣe sujúd wọ́n láwọn ṣe sujúdù ni wọ́n kírọ́sì láti kírókọ rẹ̀ láti eh, Algeria wọ́n sà padà já sí padà já sí Spain so ma ṣe dé ah, eh, ibi Spain báyìí wọ́n forí balẹ̀ ní ká adúpẹ́ ọ̀ so adúpẹ́ Ọlọ́run tó já lílù kèfè ní rọrùn so wọ́n ni illal mustada'afina min rijali wal nisa' la yastati'una hilatan wa la yahtaduna sabila pé àwọn tí wọ́n ní kàpá bẹ́ẹ̀ sí ni wọ́n lè wọ́n mọ̀nà fún àwọn fa ulaika asa Allahu an ya'fu anhum irú àwọn bẹ́ẹ̀ ni Ọlọ́run bá lè foríjì wọn wa kana Allahu afuwan ghafura wọ́n ni falladhi la yastati'u nínú àwọn ìlú tó wọ́n lè ṣe hijira lọ láyé nílùú báyìí báyìí báyìí kí ló dé ah the sisters there náà sisters tó wà ń bẹ̀ wọ́n ti dilẹ̀ jù fáwọn brothers yẹn òun gbọ́ pé wọ́n ma márì èèyàn méjì báyìí wọ́n dẹ̀ tún ma gbé wọn sí inú like inú housing kankana not room náà sọ inú housing kankana separate different apartment pé ah òun lè ever lọ lúmù ìlú ìláyé pé òun lè ṣe ìjọ́rọ̀ àwọn olúwà lọ́wọ́ ṣe ìjọ́rọ̀ lọ Dubai Qatar nígbà ẹ̀ẹ́kítúni Abu Dhabi pé Abu Dhabi pé ah when I went there it was very fine ọ̀ ṣe ìjọ́rọ̀ ọ̀ ṣe nítorí ọlọ́wọ́ ومن كانت هجرته إلى الله ورسوله لله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها لدنيا يصيبها أو لامرأة يتزوجها أبوي وانا نسمع ọfẹ́ ọfẹ́ sí ìjára lọ síbi tí ọkùnrin ò ní ti lè fẹ́ ẹlòmí ilẹ̀ ọgbẹ́ ọ̀ láìkì ah look at the sisters there ah Allah ẹ̀yin ni o ní tẹ́yàn fi ń sọ nìyẹn pé ìwọ ọkùnrin Salafi tó wà ń lú yìí Allah ó nídi láti bàbá ara obìnrin tọ́nà wá fi sábẹ̀rẹ̀ lópin ìwà táwọn náà báyìí ní yìí so lópin ìwà táwọn náà báyìí ní tẹ́rbíà yìí orí láńlá tọ́nà wá sí fún ọ̀gá ni gọ̀nímà láńlá ni wọ́n orí bí wọ́n sí ń sọ̀rọ̀ wọn lágbàáyé ni orí báwọn tí wọ́n ní làákàí sí ń wọn ni ẹ̀yàn pé tó ní làákàí bá yíyàn nǹkan dáadáa ni bọ̀ tẹ́ni tí ò ní làákàí bá yíyàn kìí sí nǹkan tó dáa ìwọ́n orí bá sí yìn wọn ni pé ah ní pé wọ́n ti dilẹ̀ jù fáwọn brothers ó tún wá fẹ́ wọn kọ́ wá fi wọ́n sínú ilé kankan àsọnù yàrá kankan náà ilé kankan náà tí wọ́n ń fẹ́ lómí sí wàláhì ó dájú kan fẹ́ lómí sí lọ́tọ̀tọ̀ lọ wàláhì so ó di ọwọ́ ẹni tó bá jẹ́ sàláfí láti ma kó bàbàrà nǹkan tọ́lọ́wọ́ bá fi sí abẹ́rẹ̀ pàápàá jùlọ láwùjọ wa yìí Ọlọ́run bá ṣe orí tó gaga fún wa nípa tẹ́rìbí àwọn obìnrin tí è rọrùn fáwọn ẹlòmí láti ṣe táwọn ẹlòmí ò túnmọ̀ ṣe sáàyù láti bàjẹ́ Ah, ọkùnrin náà gbọ́dọ̀ wà grateful gan sọ́nà ọba ó gbọ́dọ̀ responsible to the highest level ó gbọ́dọ̀ máa oppress obìnrin ó gbọ́dọ̀ máa jẹ́ kó máa feel libe ah, á ọlá pé òun tẹ̀lé tẹ́rbíà sàlàfíà ìlọ́fin ní gbogbo nǹkan báyìí sí sọ́hun tó bá ta àwọn tán yíwá ń ta ni gbọ́ onílé máa ní gàbáyìí sí so falladhi la yastati' an yuhajir wọ́n lẹ́ni tí ó possible fún láti ṣe hijira fa innahu wọ́n ló wà excuse walakin alladhi yastati' ṣùgbọ́n ìtò possible fún fatajibu alayhi al-hijra hijra ọ̀nà yà ní fún fala yajuzu lahu an yuqima bayna adhhuri al-mushrikin kò gbọ́dọ̀ dó sáàni àwọn kèfèrí so kò gbọ́dọ̀ dó sáàni àwọn kèfèrí qala sallallahu alayhi wa sallam wọ́n ní annabi sallallahu alayhi wa sallam sọ pé ana bari'un èmi àwọn kèfèrí so mo bọ́pá bọ́sẹ̀ kó ní ọ̀dọ̀ ẹni tó ṣe pín ṣe kíni indosa ní àwọn kèfèrí ọdọ́ hadithi mursalin hadithi mursalin so wọ́n ni fayajibu ala alladhi la yaqdir but ìtumà rẹ̀ náà ó láàláfíà so pàápàá jùlọ tí ma wo ìbẹ̀rẹ̀ suratul mumtahana so wọ́n ni fayajibu ala alladhi la yaqdir wọ́n ni ó jọ́nà yẹn fẹ́ni tí ó bá ní kápá ala an yudhhira dinahu tí ó lè fi ẹ̀sìn rẹ̀ an yuhajir láti sẹ́kín láti sẹ́ hijira wal ni azza wa jalla wọ́n ni so ìdí tí ìdákọ̀ rẹ̀ náà fi wá nìyẹn makurunatan ma'al jihad tí wọ́n kó papọ̀ mọ́ jihad qala ta'ala Allah wọ́n sọ pé innal ladhina amanu ẹ̀rá wọn tán gbàgbọ́ wal ladhina hajaru àwọn tán ṣe hijira wa jahadu fi sabilillah tán sì jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba wọ́n ní wal hijratu amruha azim wọ́n ní hijira alamari rẹ̀ gaga ila biladil muslimin sí àwọn musulmi firaran bid-din láti gbé ẹ̀sìn yànsá so firaran bid-din láti kíni láti gbé ẹ̀sìn yànsá wọ́n ní sáàdìsà nínú àwọn alámọ̀rí ẹlẹ́kẹfà tàbí gbà pé ìgbà pé yàn pé kèfèrí kèfèrí pé adamul bada'atil mushrikina wal kufari bis salam o gbọ́dọ̀ kọ́kọ́ ma sálámà sáwọn kèfèrí wọ́n ah, rò pín sí yàn rí ara qala sallallahu alayhi wasallam subhanallah àwọn àdífì yìí ìwọ́tọ́ wá ti ń ṣiṣẹ́ kọlígì ṣe ẹ̀rọ pé yàn ó ka irú àdífì fún kọlígì oní kọlígì tí ó gbà wọlé ó ti ṣẹlẹ̀ ní setting kari ó ti ṣẹlẹ̀ ní setting kari tí wọ́n pè odidi meeting nítorí hadithi ya ah, kéde n kọwàá ní irú hadithi báyìí a musulmi náà sọ́wọ́ like wọ́n bẹ̀rù pé káwọn kìfèrí mọ́ rí nǹkan máyẹ̀ ẹgbẹ́ gbogbo èyàn ti bẹ̀rù kí èyàn wá pé òun terrorist ní sin ó ti padà di pé èyàn mẹ́yà èyàn fi ẹ̀sìn ọlọ́ọ̀bálẹ̀ I don't want people to see me as a terrorist ẹ máa wo àwa tí a ń gbógun ti terrorist jù àwọn sàlàfí yíò tán gbógun ti terrorist jù sí àwọn fáwọn èèyàn ìtún pè wọn terrorist kí o rò pé ó bọ̀rọ̀ ìtànsọ́lẹ̀ kan nìyẹn o rò pé o lè please àwọn ṣàyàtìn ìṣá o lè please àwọn dọ̀lún àwọn ẹni ànù àwọn tán tẹ̀lójú ọ̀nà ṣetán só o lè pé lè please wọn láyé láyé ó padà di bí wọn pátápátá kò tó lè please wọn abọ́ nílé fẹ̀sìn rẹ̀ hàn pátápátá mákọ̀ tó lè please wọn àwọn Salafi yíò nà ń gbógun ti terrorism jù láyé ah, tí a bá ti ẹ̀wọ̀ juhud àwọn olùmọ̀ wallahi kìí sí nǹkan tó kéré gan nínú ìgbógun ti terrorism àwọn náà nẹ́sìn pè ní terrorist jù àwọn náà nẹ́dẹ̀ ń pè ní terrorist jù so bó wà lọ pé wọ́n sì bọ́ gbogbo ìdọ́fì bọ́ náà ni pé ọ́fẹ́sì islam lẹ́ àbẹ́ ìsì islam wò ní padà tí ẹ̀hàn lára rẹ máa rá nǹkan yọ̀kọ́ tó lè fi bọ́nà ni kẹ̀ẹ̀ mọ́ sọ pé kí ló dé kọlígì ènìyàn anábìnrin la tabda'u al-yahuda wan-nasara wala an-nasara bis-salam la tabda'u al-yahuda wan-nasara bis-salam makọ̀kọ́ tó bá sallama sọ pé wa alaikum wọ́n ni sáàbí àní wọ́n lẹ́lẹ̀ keje tẹ́ rí ọ̀rọ̀ tó bá kọ́kọ́ sallama tẹ́ rí èyàn padà lè rọ́rọ̀ àwọn àfáà mi èyàn ó ráwọn oríṣiríṣi ọ̀rọ̀ pé á ah, ní pé kí èyàn lè kọ́kọ́ sallama èyàn lè but in tí wọ́n fẹ́ fi ṣe ni pé ìwọ fẹ́ fi dùn àwọn kèfèrí nú ni so ìwọ fẹ́ fi dùn àwọn kèfèrí nú ó dàbí ẹni tó sọ pé alimamu Shafi'i sọ pé kò sí tó ṣe àyínà ó fẹ́ fi jẹ rìbá alimamu Shafi'i ó sọ pé àyínà tọ́ torí rìbá àwọn rò ah, tọ́ masala gílógọ́ rẹ̀ masala yìí bóyá masala mi masala ìtìlàfíyà ní ìsọ pé lè gangan wọn bóyá masala mi masala ìtìlàfíyà bó tí tí wọ́n fẹ́ fi ṣe ìwọ́n fẹ́ fi dán àwọn kèfèrí nínú ni ìwọ́n fẹ́ fi jẹ́ káwọn kèfèrí gbá ti ẹni wọ́n ni sáàbí àn wọ́n lẹ́lẹ̀ keje tele tó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí wọ́n ni la na fil majalis wọ́n ni yóò gbọ́dọ̀ máa tí wọ́n síwájú níbi ìjókòó wala yufsah lahum fi tariq ẹ wọ́n ma fẹ́ ojú ọ̀nà fún wọn so tẹ bá fi ka ilé ìfẹ́ lómi láyé sí terrorist terrorist in tí ó sọ nìyẹn ẹ máa wọn tó ṣẹlẹ̀ lọ́jọ́ kẹrin nìkan lọ ó wà ọkọ̀ lọ ó wá àwọn kèfèrí má ṣe blọ́kù títí nìyẹn so wọ́n kọjá wọ́n ṣe fire ara wọn tán so wọ́n ṣe báta ara wọn nínú blood so ìgbà tí wọ́n wá ń fò títí wọ́n dápọ̀ ìrò títí wà tí wá clear ọ̀nà ẹ̀wà fẹ́ lọ don't go don't go what do you mean stay there don't go don't go what do you mean na wọ́n ò sì kọjá mọ́ kìí wọ́n kọjá mọ́ of course sún láká ó tẹ̀ wá rí kí ọmọ kọjá tí wà gbá wọn ọwọ́ àwọn musumi chai kèfèrí ó fẹ́ dáyàn dúró torí pọ́ fẹ́ yé kí wọ́n ó kàn fẹ́ yẹ̀yẹ mùsùlùmí bọ̀ tí wáyé pé mùsùlùmí ni tẹ́mà tí bọ́dá ìwà mùsùlùmí ló ṣe báyẹn tí mùsùlùmí wà náà kọ̀ òun gẹ́lẹ̀ tí wọ́n sáré ọgbọ̀n òṣèdà so àwọn ń tẹ̀lé súnà nẹ́bì lórí rẹ̀ láti fi fi kúfùrù nílẹ̀ ìwọ sì jìnà sí súnà nẹ́bì lórí wọn ni la yusaddaruna fil majalis ẹ̀yìn gbọ́dọ̀ máa tí wọ́n síwájú níbi ìjòkó wala yufsah lahum tariq ẹ̀yìn gbọ́dọ̀ fẹ́ ojú ọ̀nà fún wọn qala sallallahu alaihi wasallam anábi sọ pé idha laqitumuhum fi tariq tó so tí wọ́n síbi tó fún jù lọ ni ọ̀ṣẹ́ àwọn àṣẹ Ànábì sallallahu alaihi wasallam èyí ó sí lódì wọn bí ẹ̀bá sí lágbára ma ni ẹ̀rí pé bí báyìí Islam ti lẹ Sheikh Al-Albani sọ pé kódà Islam ti lẹ ní time ìdíwà yìí pé afẹ́ẹ̀dẹ́ sọ pé ó lẹ jù gbà so lódì wọn bí ẹ̀bá sí rí ṣe sí lọ́sìn rí ṣe má jẹ́ kí wọ́n má sí nǹkan tí ó fi pé àkáńṣà náà kí islam ni ó dá ẹni báyìí báyìí lọ́kà fún ọ tọ́ gbọ́n tí a ń sọ yìí o mọ́kù bára rẹ̀ o wọ́n ni fala yamna'una min al-'uburi wal-mururi èyí gbọ́dọ̀ kọ́ fún wọn láti máa kọjá bẹ́yàn bá sì gbàyàn láyẹ̀ sí bẹ́ẹ̀ ni ó sì máa rí pé òun ní freedom láti tẹ̀ sí kásí bí ẹ̀mà sì gbàyàn láyè wọ́n ní torí bí ẹ̀mà sì gbàyàn láyè sí fisikali náà ẹ jẹ́ fún yín lápẹẹrẹ pé oní nébọ̀ ń sìn oní nébọ̀ nébọ̀ yẹn ọ̀kẹ́ bóyá ilé méjì ní ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni bóyá ìkan ní fẹ́ǹsì wà tó la méjì láàrin but lẹ̀kùn wà tó já sí ìkejì níbọ̀rẹ̀ wa ma wá ń wọnú kọmpáǹdì rẹ̀ gbogbo wa so ma wọnú kọmpáǹdì rẹ̀ gbogbo wa so ma ṣe tó bá wù so ọsá àgbà gbogbo nǹkan máa láyé so tó bá kàrì jọ́kọ̀ tó bá kàrì kankan nú kọmpáǹdì bí àwọn fẹ́ mú kìíní kọ́lá ó lè má sọ fún ọgàn tí ó fi mú but ṣẹ́rí kìíní èyàn gbọ́dọ̀ gbọ́ yí pẹ̀lú láàkà ẹ̀yàn kìí sí tí ń sọ ní pẹ́kọ́ wá lọ lè mọ́ níbọ̀ rẹ̀ ọ̀ torí gbogbo nǹkan náà lọ ní wọ́n sọ so kìí ṣe tí sọ ní pípọ̀ wá lọ lè mọ́ níbọ̀ rẹ pé eh, ah, wọ́n ti ní eh, ẹ̀wọ̀lọ̀ mọ́ ọgbọ̀ kọ́mbàdì o ara yìí sọ báwọn ìjọ́ sọ ní mọ́ pẹ̀lá fún kó wà fi súnmọ́ láàká ìpé tí ẹ̀ bá ti gbàyàn láyè sí bẹ́ẹ̀ ni ó ṣe rò pé àbá ẹgbẹ́ ẹlòmí náà ni pé kìnnì ẹlòmí náà lè wọ́ tí ń rò pẹ́yìn ni tí wọ́n ní fẹ́ lè pé ẹ má bínú sá ẹ má bínú sá látòjọ́ òun kò ẹ̀mọ̀ pé kílòkọ rẹ̀ so kò wọ́bẹ̀ má o rò pé tó bá rí nǹkan mú kọ́mbánì tó bá fẹ́ mú kò ní pé ọ̀dá kó sọ fún tí wọ́n ti gbẹ̀yìn láyè sí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ṣe free free sí náà so bẹ́ẹ̀ ni ó ṣe feel ويقدمون في المرور كما يفصح ويقدمون في المرور وني هم الله ني وبان رايك كما الله كما يفصح للمسلم ايوني دي كما سكيني كما كان كف كان fi àyè fún wọn gẹ́gẹ́ bí في fẹ́ mùsùlùmí pé ah ẹwà ara lẹ̀ tó bá wù yín gbogbolẹ̀ tó bá wù yín ara ọ̀ bí tí mo ti ibi tí wọ́n ní rí kúfúrú tàn àwùjọ sí pé àwọn mùsùlùmí ló pọ̀ jù mẹ́ ẹ̀hẹ́n so but pé á ah, Ọlọ́run nílẹ̀ tó lúwa nílẹ̀ a sì jogún ẹ̀fẹ́ni tó bá wò so Ọlọ́run wá fún ọwá fẹ́ jogún ẹ̀fún kéfèrí so wọ́n ni kama yufsahu lil muslim walakin yutrakun ṣùgbọ́n yóò fi wọ́n wọn ni ọlọ́lẹ́sẹ̀ bò wọn tàbá ń kọjá lónà náà wọn ni ó ta wọn pa wọn ni ó fọ́kọ kú sí wọn wọn ni fayatuna min jawanibi tariq ṣùgbọ́n ẹgbẹ́ ọ̀nà so kí wọ́n iṣẹ́ pé àwọn pọ̀ wọ́n pọ̀ wá fẹ́ lókùnrin bí i bá ṣe rí ó láàkáì èyàn gbọ́dọ̀ ní láàkáì sí kìíní ọ̀ a wà nípò tí Islam lẹ́gan ipò táwọn èèyàn máa wá nǹkan tí wọ́n lò against mùsùlùmí àmọ́ àdíta náà bí ní pé yìí nílò ara ọ̀ ní pé kò wọlé ara ọ̀ ní pé eh, àwọn àdísì ní àwọn àdísì tí ò nílò ara èyàn kan wọn tákà mọ́ kàtà nílò ní ara ọ̀ a lò lòdì wọn bábá sí lágbára mẹ́ ah èmì ẹ̀rọ àwọn kèfèrí dímọ́ náà lọ́nà àmá gbogbo ẹni tí ń bá rí tó fẹ́ talẹ̀ wọ́n ti rí kẹfin pé kèfèrí tí so wọ́n ni la yusah كما يفسح للمسلم ولكن يتركون ولن يفهم ولا فيأتون من جوانب الطريق كما يقولون إهانة لهم لا تفي يقولون لأن الله أهانهم طريق لهم وبا يقولون سوى الله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين